نعم بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا وبعد so ibiti uh, an ka sharhu Sheikh Fawzan Fuwade níbi nawaqidul Islam òun náà níbi tó ti ń ṣàlàyé àwọn tafsil nípa àwọn usulu anwa'ir ridda usulu anwa'i ridda na Abu Ilyas ẹran wa létí àwọn usulu anwa'i ridda kí láwọn usulu anwa'i ridda ṣakwa ń bẹ̀ ok kí tún kí ni wọ́n pè ní Lárúbáwá náà اعتقاد أها كتن أساسي اعتقاد كتن أبو أبو جابر كنا وصول أنواع الردة كنا وصول أنواع الردة نعم كنا نعم abu rabi'a kí láwọn usul anwa ridda na'am eh ah kò yẹ ká mọ́ mọ́ ó ti dẹni ẹlẹ́kẹta báyìí kò yẹ ká mọ́ mọ́ rárá àti rárá na lọ́dọ̀ àwọn obìnrin ẹni tó wà lápá ọ̀tún jùlọ kí ni àwọn usulu anwa ridda ẹni tó wà lápá ọ̀tún jùlọ kí láwọn usulu anwa'i ridda na mú gbọ́ wá ládá o kí láwọn usulu anwa'i ridda kí lẹ́ pé alqawl ẹ̀hẹ́n wal-i'tiqad wal àti kí tún ni والفعل okay so àwọn usula ni wa ire daniyan ó yẹ ká mọ̀ wọ́n so sheikh wá fẹ́ máa ṣe sharhu tó wà mufassal fún kọ̀kan wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú qawl so wọ́n ṣàlàyé qawl so wọ́n wá ibẹ̀ náà tí wọ́n ṣàlàyé lọ pé wọ́n ní faman talaffaza bil kufri ẹni tó bá wí ọ̀rọ̀ kèfèrí káfàrọ̀ irú ẹni bẹ́ẹ̀ di kèfèrí illa an yakuna mukrahan àyàfi tó bá yí pé wọ́n jẹ́ nípa ni wọ́n fọ́sẹ̀ láti ṣe ni qala Allahu subhanahu ọlọ́wọ́ bá sọ pé man kafara billahi ẹni tó bá ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́ so àwọn afá sọ pé kò sẹ́ni kankan tí ó ṣe kèfèrí àyàfi lẹ́yìn gbà tó so kò sẹ́ni kankan tí ó ṣe kèfèrí àyàfi so man kafara billahi min ba'di imanihi ẹni tó ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run bá lẹ́yìn ìgbà tó gbàgbọ́ illa man ukriha àyàfẹ́ tó bá ṣe pé wọ́n jẹ nípa wa qalbuhu mutma'innun bil iman ọkàn rẹ̀ ó sì balẹ̀ níbi iman ẹwọ àwọn mẹ́jẹ̀mú tọ́lọ́run bá fi sí aláwọ̀kọ́ wọ́n jẹ nípa ẹlẹ́ẹ̀kejì gáà sí pé lẹ́yìn ìgbàtán tí wọ́n jẹ nípa náà wọ́n náà tí wọ́n yọnú sí in ti Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala ta sọ nípa alákùnrin tó ń ṣe ìyàjò tí wọ́n wá ní kí wọ́n ṣe kí wọ́n sacrifice zubab so tí kanú wọ́n ní òun ní sacrifice tí kìí sacrifice so ṣarọ̀ habil kúfìrí sọ́dọ̀rọ̀ ṣekùnrin náà sọ pé ó yọ́nú sí kúfùrù ní oyi so kìí pé ẹni tó wá jẹ́ nípa lẹ́yìn ìgbà tán jẹ́ nípa náà náà dání tọ́ ẹjáfẹ́ kan wọnú kúfùrù tán lẹ́ẹ̀kan so wa qalbuhu mutma'innun bil iman ṣùgbọ́n ọkàn rẹ̀ balẹ̀ pẹ̀lú iman walakin man sharaha bil kufri sadra ṣùgbọ́n tó sì pé ó gba kúfù láyé lọ́kàn ní àyà ara rẹ̀ fa alayhi ghadabun ìbínú wọn bẹ lórí ẹ̀ min Allahi ìbínú látọ̀dọ̀ Ọlọ́run Ọba wa lahum adhabun azim irú àwọn ènìyàn ó sì ní ìyà tó tóbi dhalika bi annahum mustahabbu al-hayata ad-dunya nítorí pé kí ni túmọ̀ istahabbu ń bẹ̀rún afá Abu Sufyan dhalika bi annahum mustahabbu ẹgbẹ́ alif sin tààrọ wọn bẹ̀rẹ̀ in tó ma istahabbu ẹ̀ Abu Sufyan dhalika bi annahum mustahabbu náà kílẹ̀ pé kílẹ̀ pé ìnífẹ́ ẹ̀ṣọ́ alif sin àti tàǹkọ kí ni alif sin àti tàǹkọ túnmọ̀ ẹ́ aburud kí ni túnmọ̀ istahabbu wọ́n gbìyànjú àti nífẹ̀ẹ́ kí ni alif sin àti ta kí ló mọ̀ túnmọ̀ Abu Sufyan kí ni alif sin àti ta mọ̀ túnmọ̀ ó yẹ kẹ́ mọ́nà hmm. alif sin àti ta ọ̀hún uh-huh. ẹ́ eh? kí ni mọ̀ túnmọ̀ nù sọ́fù sọ́fà kan kí ni alif sin àti táàmà ń sútúmọ̀ àbúhùd ara abúlíyàs kí ni alif sin àti táàmà ń túmọ̀ alif sin àti táà kí ló wọ́n túmọ̀ nù sọ́rọ̀fù àmú àwíyà ìsọ fún wa alif sin àti táà kí ló wọ́n túmọ̀ nínú sọ́rọ̀fù hmm? استمطر استسقى كني كني ألف سين تتاع كيلو من كيلو من توما نصرفه أبو جابر ó ma túnmọ̀ tọ́láb so ma túnmọ̀ tọ́láb alif sin àti ta ó ma túnmọ̀ tọ́láb gbogbo ánà lè ká mọ̀ alif sin àti ta ó ma túnmọ̀ tọ́láb istaghfaro ó wá àforíjì istasqa ó wá omi ó wá òjò so wá òjò so alif sin àti ta ló wà ń bí báyìí kí wá ní ó túnmọ̀ báyìí bó láti wá tú Abu Rabi'a ó wá ìfẹ́ dhalika bi annahum mustahabbu eléyìí ni pé nítorí pé wọ́n wá ìfẹ́ ìhà ìtàn àfáàfíà mọ́ sọ ni pé ṣe rí gbogbo àwọn àwùzánù òfin àlèpàápàá gbogbo ẹ̀rú lè so láì ní ziyada mi so dhalika bi annahum mustahabbu in tó túmọ̀ lásán náà ni pé wọ́n nífẹ̀ẹ́ kò túmọ̀ pé wọ́n wá ìfẹ́ kò túmọ̀ tọ́lábùn bí ọ̀yí bẹ́ẹ̀ ni ó ma ń túmọ̀ ń bá alábọ̀ náà ilé ìsọ̀túnmọ̀ ń bẹ̀ẹ̀ ní pé ń bá alábọ̀ mẹ́rin ìfẹ́ èèyàn lè sọ bẹ́ẹ̀ na èyàn lè sọ bẹ́ẹ̀ náà èyàn lè sọ bẹ́ẹ̀ bọ́ sí alif sin àti tamon túnmọ̀ bá alágọ́ bẹ́ẹ̀ni so bẹ́ẹ̀ni o ma túnmọ̀ bá so istahabu wọ́n nífẹ̀ẹ́ wọ́n nífẹ̀ẹ́ dógóngó alhayata duniya ayé yìí ala al so kìí pé kọ́ídà mọ̀ tọ́rídà pé alif sin ta gbogbo tí wọ́n ti rí yóò mọ̀ túnmọ̀ tọ́rọ̀ náà ni nítorí pé wọ́n wá ìfẹ́ awáfẹ́ ayé sọ́ra ọ̀ so istahabbul hayata indian fi ní bùkátà sí àlàyé àwọn olùmọ̀ gbogbo gbà ní so bóòna sí sàlàyé rẹ̀ bóòna sí so kò sí alimọ́ ìrìn kẹsí ẹ̀ wọ́n láwọn ọ̀rọ̀ lélẹ̀ so yìí tí tọ́lìbùn àìmì ìbúdọ̀ mọ́ lázam àwọn tí àkáwọn yí pé kò sí tọ́lìbùn àìmì ó gbọ́dọ̀ mọ́ wà ní àyíká yẹn gbogbo wà ní lára rẹ̀ ní tẹ̀sí ìrìn kẹsí rí èyàn kàn máa tú tẹ̀fsírí orí fáwọn èèyàn bẹ́ẹ̀ náà ni so istahabbul hayata duniya ala al-akhirah wọ́n ní fi ayé lórí alkiyama so wọ́n ní fi ayé lórí alkiyama eléyìí sì jẹ́ òdodo nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán ṣẹbọ so kódà a báàbù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni sheikh Muhammad Abdul Wahhab tán gbé sínú kitabu tawhid wọn nípa àwọn tó jọ mọ́ ayé kí ẹ ma wá ayé yìí so kí ẹ ma wá ayé yìí kí ẹ ma fi àníyàn wáyé àti kí ẹ ma wá ayé lórí kí ẹ ma fi sẹ́yìn wáyé gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ báyìí torí àwọn nǹkan yìí jẹ́ àwọn nǹkan tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ma jẹ́ káwọn èèyàn ṣẹbọ wọ́n ni wa anna alkafirina awliya wọn ò ní mú àwọn kèfèrí ní ọ̀rẹ́ min dunil mu'minin yàtọ̀ sáwọn mùmìní kápa àwọn mùmìní tí káwọn mú àwọn kèfèrí wọ́n ni wa man yaf'al dhalik ẹni tó bá wá sí ilé yóò falaysa min Allahi fi shay kò jama kankan lọ́dọ̀ Ọlọ́run ba illa an tattaqu minhum tuqah àti bá sọ pé ó kàn mú láti fi dáàbòbò ara rẹ̀ so ó kàn mú láti fi dáàbòbò ara rẹ̀ hadha huwa al-mukrah sheikh fazan sọ pé ilé ilẹ̀ ni tí wọ́n jẹ nípa fa'idha talaffaza al-insan tí èyàn tó bá sọ bí kalimati al-kufri pẹ̀lú ọ̀rọ̀ kèfèrí wa ujbira wọ́n jẹ nípa bí an yatalaffaza biha ní pé kó wí ọ̀rọ̀ kúfùrù aw yuqtal ní pé wọ́n pa aw yu'adhdhab àbí wọ́n fìyà jẹ fala ba'sa bi an yaqula wọ́n ní kò sí problem bí kó sọ ma yatakhallasu bihi min al-ikra in tí ó fi bọ́pá níbi ìjẹ nípa yẹn so in tí ó fi bọ́pá níbi ìjẹ nípa tán fẹ́ jẹ nípa yẹn so ẹlòmí o mọ́ ní àwọn fọ́sù òun ni ẹ wá rí pé in tán fọ́sì rẹ̀ gan ó ti kọjá rẹ̀ so ẹlòmí ti lẹ́yìn wà tán fọ́sì rẹ̀ tán ó ti gbádùn ẹ̀ so òun náà ń ṣe kúfùrù lọ́nu ma'a itmi inan wọ́n ní pẹ̀lú pé kọ́kàn balẹ̀ kọ́kàn kí ó balẹ̀ qalbuhu bil iman lórí iman kọ́kàn rẹ̀ kó ní iman nínú wọ́n ní wa qad rakhkhasa Allahu fi an yatakallama bi kalimati al-kufri wọ́n ní Ọlọ́run bá ti ṣe ní dẹ̀kùn ní pé kó sọ̀rọ̀ kèfèrí takhallusan min al-ikrah kó bá fi bọ́kò níbi kan fẹ́ jẹ nípa wa so amma alqalbu wọ́n ní ẹ̀rí ọkàn o wọ́n ní fala ahadun wọ́n ní kò sẹ́ni kankan yastati'u tó ní kapa an yatasarrafa fihi ní pé kó ní gaba lórí ẹ̀ illa Allah àyàfi Ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ní illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman wọ́n ní nazalat hadhihi al-aya wọ́n aya yìí ó fi ammar ibn yasir ammar ibn yasir radiyallahu anhu so ammar ibn yasir ni aya yìí sọ̀kalẹ̀ fún so aya tó wà ní suratul nahl so ammar ibn yasir ló sọ̀kalẹ̀ fún wọ́n ní kana al-mushrikun wọ́n ní àwọn olùṣẹbọ yu'adhibunahu wọ́n fìyà jẹ wa yakrahunahu bẹ́ẹ̀ sì ni wọ́n jẹ nípa ala an yasubba ar-rasul sallallahu alaihi wasallam ní kíkó bú annabi sallallahu alaihi wasallam fatalaffadha bi kalamin wọ́n ló wá wí fihi masabbatun lirrasul wọ́n ní ó wí ọ̀rọ̀ tó sì pé ó fi bú annabi sallallahu alaihi wasallam yuridu takhallusa min al-kuffar ó ṣe lèyí láti pé ń gbèrò láti bọ́kù lọ́dọ̀ àwọn kèfèrí walam yakun fi qalbihi bughdun li rasulillahi sallallahu alaihi wasallam kò sì sí lọ́kàn rẹ̀ ìkórìíra fún òjísí Ọlọ́run ọba wala karahiyatan li dinil islam bẹ́ẹ̀ sì ni kò yálà ọkàn rẹ̀ balẹ̀ lórí iman falamma qala maqalata nígbà tó sọ ọ̀rọ̀ rẹ̀ yìí ja'a nadiman ó wá lẹ́ni tí ń kábàmà ila rasuli sallallahu alaihi wasallam ó wá sọ́dọ̀ annabi lẹ́ni tó kábàmà wa dhakara lahu ma waqa'a ó wá sára ifá annabi tó ṣẹlẹ̀ qala kayfa tajid qalbak bóòlù mo bá ọkàn mi pé à ìmánì yìí ó dún bẹ́ẹ̀ kan pé ó wà intact kọ́lá ìnàádù fa'ud tán bá padà wá tán bá tún request bẹ́ẹ̀ lọ́ọ̀rẹ́ tún wí bẹ́ẹ̀ fún wọn ìnàádù fa'ud tán bá padà wá tán bá tún wí bẹ́ẹ̀ lọ́ọ̀rẹ́ tán bá tún fọ́sẹ̀ bẹ́ẹ̀ tó rí bí bọ́ ìwọ náà tún wí irú nǹkan bẹ́ẹ̀ so ó túnmọ̀ pé ìtọ́lọ́wọ́ bá ṣe lófin tó tọ́ ni nílùú association bẹ́ẹ̀ wọ́n ni wal kufru bil i'tiqad wọ́n ni ní ìṣe kèfèrí pẹ̀lú àdìsọ́kàn wa huwa an ya'taqida al-insan òun náà ni kíyàn kó ní àrísọ́kàn bi qalbihi pẹ̀lú ọkàn rẹ̀ ma yunaqidu al-islam in tó lè nullify islam in tó lè ba islam jẹ́ ka an ya'taqida gẹ́bí kó láti sọ́kàn anna salata ghayru wajibah ní pé ìrun èé lára pé kíyàn kẹ ma fi ṣe dáadáa ni kíyàn kẹ ma fi súnmọ̀ nǹkan mithlu ma alayhi almunafiqun wani gẹba almunafiqun gẹba sí ma ń ṣe fayati bil a'mali fi adh-dhahir wani yóò ma ṣe àwọn sẹ́yìn táwọn yóò ma rí walakinnahu min qalbihi ṣùgbọ́n lọ́kàn rẹ̀ la yu'minu biha kò gbàgbọ́nù rẹ̀ wa innama yatadhaharu biha ikan ṣe hàn lásán ni wani wa yatakallamu bi shahadatayn in sì ń sọ a shahadatain gbólóhùn jẹ́rìí méjèèjì so wa qalbuhu kafir ṣùgbọ́n ọkàn rẹ̀ kèfèrí ni so qala ta'ala ọlọ́wọ́ bá sọ pé idha ja'aka al-munafiqun ta munafiki ta ma bọ̀ qalu nashhadu innaka la rasulullah wọ́n ni a jẹ́rìí pé ìrẹwọ ni òjíṣẹ́ ọlọ́wọ́ bá wallahu ya'lamu innaka la rasuluhu ọlọ́wọ́ bá mọ̀ pé rẹ̀ òjíṣẹ́ rẹ̀ wallahu yashhadu innal munafiqina la kadhibun ọlọ́wọ́ bá ń jẹ́rìí pé àwọn mùnáfíkì o a òpùrọ́ ni wọ́n ittakhadhu aymanahum junnatan wọ́n mú ìbúra wọn yẹn wọ́n fi ń ṣe gàgá ìbúra tán búra fún wọn yẹn wọ́n fi ń ṣe gàgá fẹ́mi ara wọn ni kò wọ́n bá pa wọn so ṣùgbọ́n lọ́kàn wọn gangan wọn ò ọlọ́wọ́ bá sọ pé yaquluna bi alsinatihim wọ́n sọ pẹ̀lú ahọ́n wọn ma laysa fi qulubihim in tí ò sí ní ọkàn wọn wọ́n ni fa idha i'taqada bi qalbihi al-kufra wọ́n ni tó bá ti láti sọ́kàn pẹ̀lú ọkàn rẹ̀ in tí yóò rí pé ó ní bá annabi sallallahu alaihi wasallam bí annabi náà ṣe bá wọn munafiqun ṣe sallallahu alaihi wasallam so ní bá annabi sallallahu alaihi wasallam náà ṣe bá wọn munafiqun ṣe oye so annabi náà bá wọn ṣe pẹ̀lú nǹkan tán fi hàn ní zahirun so tán bá búra fún annabi annabi sallallahu alaihi wasallam náà gbà so so irú ẹni bẹ́ẹ̀ náà tí bá ń ṣe tó hàn pé lọ́kàn ara rẹ̀ ló ti di kèfèrí tó tí ò wú jáde tí yíò mọ̀ tọ́ ọ̀rọ̀ rẹ̀ àárín wọn àtọ́lọ́wọ̀n bá but ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pẹ̀lú àwọn àdìsọ́kàn oríṣiríṣi àwọn àdìsọ́kàn tó ní agbára gan tó sì pé oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn fi ń kọ èyí tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan tó jọmọ́ tó yẹ pé kíyàn gbàgbọ́ nú rẹ̀ ni àbáwọn nǹkan tó jọmọ́ ní fák so gẹ́gẹ́ bí but àwọn oríṣiríṣi àwọn èèyàn tó pọ̀ làwọn èèyàn fi ń ṣe kèfèrí pẹ̀lú so ní tó yẹ káwọn èèyàn gbàgbọ́ nú rẹ̀ wọn ò so lọ́kàn wọn wọ́n ma ṣe so oríṣiríṣi eléyìí wọ́n ma ń ṣẹlẹ̀ gan tó yí pé ẹlòmí ó ti kọ́ àwọn ìròrí kíròrí bóyá ìka àwọn ni ìwo ìrankíran ni ìtẹ̀lé nǹkan tí ó oburu awon tẹ̀lé ní ború àwọn nǹkan ẹlòmí ti kọ́ àdìsọ́kàn burúkú so walau kana bi zahirihi Sheikh Sọ́lífà sọ pé irú ẹni yìí kò bá ṣe pé ní tẹ́yàn lè يفعل الأعمال الطيبة إنسي عوان سدادا من صلاة وجهاد وصدقة نينو ينو أتي جهالة إطارة أو يقول الكلام الطيب أبين صعوان أرتدع بأن يقول جابكم سقوي أشهد أن لا إله إلا الله so جابكم سقوي أشهد أن لا إله إلا الله so àpẹẹrẹ yìí sì dágan àpẹẹrẹ tí olùmọ̀ àgbà ìtàmúwà fún al-kalamu tayyib so ọ̀rọ̀ tó wà atiyabu jù náà ni so ashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah so walakinahu bi qalbihi yukadhib bi dhalik abi yakdhib bi dhalik ṣùgbọ́n lọ́kàn rẹ̀ ó gbà nírọ́ ń pè nírọ́ fa hadha kafirun ilé kèfèrí ni o wa hadha dinul munafiqin ilé ilẹ̀ àwọn munafiki alladhina hum fi darkil asfali minan nar àwọn tó sì pé wọ́n wà ní ìpele tó wà lábẹ́jù ìpele tó jíjù tó jíní jù nínú náà walan tajida lahum nasira bẹ́ẹ̀ sì ni ẹ̀ ní rí fún ọ aláhànsí ma'a kawnihim yusallun gẹ́bù sí pé wọ́n kírun wa yasumun wọ́n gbárẹ̀ wa yujahidun wọ́n jagun sójọ́ náà ọba lákin ṣùgbọ́n o lamma kanu bi qulubihim kafirin nígbà tó sì pé pẹ̀lú ọkàn wọn torí pé la ya'taqiduna bi qulubihim wọn ò ní àdìsọ́kàn pẹ̀lú ọkàn wọn ma tantiqu bihi alsinatuhum in tí ahọ́n wọn sọ aw ma taf'aluhu jawarihuhum àbí nǹkan tí àwọn oríkèríkè àwọn àwọn ṣe min al-a'mal al-mashru'a nínú àwọn ṣe tí wọ́n ṣe lófin wọ́n ni wal-kufru bil-fi'l ẹlẹ́kẹta iṣẹ́ kèfèrí pẹ̀lú iṣẹ́ ka an yadhbaha li ghayri Allah gẹ́bí kíyàn dùn ka fún kẹmíyà ta sọ́nà ọba fa idha dhabaha li ghayri Allah tó bá dùn kan fún nǹkan mí yàtọ̀ sọ́nà ọba kharaja an dinil islam ó ti kó nínú ẹ̀sìn islam wartad ó sì di kèfèrí li'annahu abada ghayra Allah torí pé ó ń jọ́sìn fún nǹkan mí yàtọ̀ sọ́nà ọba so ìmá dùn kan ìjọsìn ni o kéèsì nǹkan àwàdà lásán o fa idha dhabaha li shay'in tó bá dùn kan fún kankan yu'azzimuhu tó gbé kìní ẹga ka sanami gẹ́gẹ́ bí ère wal qabri àbí sàárè wa ghayri dhalik àtàwọn kẹmí min ma'budatil mushrikin nínú àwọn nǹkan táwọn olùsẹ́bọ́ ma ń jọ́sìn fún walau lam yatakallam kódà kó má kankan kò wí kankan gbà tó fẹ́ dùn anyẹ ẹ eh, àà ah, ọmọ ah, bóyá bóyá kẹ tó kàn sí ẹni pé ó kàn wò pé kóhun wá dú ní sàárè ní pé kọ̀ ìsẹ́ pé bóyá kí ní tí a ti rí pé lè yìí in tó dú fúnnù so ó lọ síbi sàárè ó lọ dún ní pé àà pé ó kàn wá ó kàn rò pé kóhun wá òun ó wá ṣe kí ní bí sàárè so tó bá fi ṣe ó di kèfèrí ọ̀ àyàfi tó bá yí bẹ́ẹ̀ kò jẹ́ mọ̀ pé sàárè wà ń bẹ̀ àbí kò fẹ̀mí sí but ilé iná tahawunun bi tawhid èyàn tẹ́mbẹ̀lẹ̀ tawhidin so èyàn tẹ́mbẹ̀lẹ̀ tawhidin gẹ́bí yàn sí ní lọ sí sọ́lá láyé àwọn ẹlẹ́bọ so bóò ní ó sì wá mọ́ dúnà ní àyè àwọn ẹlẹ́bọ wọ́n ní ní àyè ẹbọ wọ́n ní wọ́n tó bá fi dùn kan fèrè aw sajara li sanam dùn kan fóòsà wọ́n ní awil qabri àbí sàárè alladhi huwa min awthani al-mushrikina al-yawm tó sì pé sàárè yìí ni òsà àwọn olùṣẹbọ lónìí sàárè ló àwọn olùṣẹbọ lónìí sàárè ní táwọn èèyàn ń bọ lónìí so wọ́n ní fa idha dhabaha tó bá dú aw sajada lil-qubur àbó foríbalẹ̀ fún sàárè sara mushrikan yóò di olùṣẹbọ walau kana yusalli kódà kó sì pé ó ń kírun wa àbúngbàwẹ̀ ويحج أبون سي حج ويقرأ القرآن كبا ما كقرآن بيع أجمتا متى نبا ما سا قرآن كان ناني أجمتا wọ́n tún ti gbé mi so wọ́n batch batch batch by batch ni so tán bá fẹ́ wá tán bá wá parí tó sùkán ibi sàárè bàbá kìíní láti máa ń yanjú gbogbo ẹ̀ wọ́n máa ń fi parí gbogbo ẹ̀ sí so ní kódà ní last month gan odidi màlúù náà dún ní ibi sàárè so irú eléyìí so bàbá ń kọ lẹ́tà sí jahannam so wa yaqra'ul Qur'an so wọ́n ó ti kọ́ ó kò pé èyàn kọ lẹ́tà ó ti kọ́ in tí ó fi fàyà lókù bá so ni wa yaqra'ul Qur'an wọ́n ni kílùkọ́ rẹ̀ wọ́n ni kò bá Qur'an so tó gbogbo àwọn kan tó ma whereas ọlọ́wọ́ bá lófin kódà àwa gan nínú ọ̀rọ̀ tó máa ń sọ fún yàn pé ok certificate báyìí náà máa fi ń gbáyìn síṣẹ́ kò sí déyàn lè ṣe tó bá níwọ̀n nípa ọ̀nà àyàfi tó bá lo àrùmọ̀jẹ̀lúkù tó bá ti wà ní príncipù pé ok nǹkan báyìí ni o so kò sí déyàn fẹ́ ṣe òfin ayé nù láàrin ara wa ah, ẹ̀ ní ẹ má lọ ẹ̀ ní ah, ẹ má lọ so bóò ní sí wá sí pé òfin ọlọ́run ọba tọ́lọ́run ọba ti ṣàlàyé tọ́lọ́run ọba tẹpẹlẹ mọ́ wa so yẹn wọ́n wò pé òun ó reception bẹ́ẹ̀ pé àánú ah, o ah tí bàbá mọ́ gbáwẹ̀ gan a mọ́ kírun gan ah ayì ayì mọ́ kírun o ah, àwọn tó máa kí kìní tán okùn fináfínà ní so but bàbá tó wá ń ṣẹbọ so tẹ́bọ bá ti kún ẹrù ah, ó ti tán o so ó ti tán o so fa innahu naqdun in tí ẹ̀ fi gbọ́lọ̀ káànú àwọn èèyàn nìyẹn kéèyàn sàlàyé fún wọn so ẹ̀ tó bá wá takò lẹ́gbà tó má sàlàyé fún tọ́ èyàn ti káànù rẹ̀ tó fa innahu naqada dinahu irú ẹni bẹ́ẹ̀ wọn ló bá ẹ̀sìn ara rẹ̀ jẹ́ o bi hadha al-fi'l al-shirki pẹ̀lú iṣẹ́ ẹbọ tó ṣe yìí wal-'iyadhu billah a sì wáṣọ di Ọlọ́run Ọba wa amma al-kufru bi so ashakku òun ni kí ẹ máa lọ kí ẹ máa bọ̀ so àtàrọ́dùd eh, so àwọn àwọn àfáàfẹ́ kò mọ́ sọ pé kíni eh, kí ló kọ́ rẹ̀ ìtìkọ́dù ìtìkọ́dù ṣe'eyi la yadiri ayyuhuma arjahu min al-akhar so ma'rifatu shay eh, ghayru

wọ́n ni hal hunaka jannatun asal jannati en be báyìí wa narun abina aula àbí kò sí ṣé ó ní eh un òun mọ̀ pé Ọlọ́run bá wà but òun ò pé bóyá Allah lọ́lọ́run òun mọ̀ bá wà wípé àjẹ́nà àti náwà bọ́t òun kàn tún wá wáyé ní pé ah, òun lọ sí bí òun lọ sílò ìbọn jò ní òun wá rí kìíní pé ah ó ní òun àti bá ọrùn tí wọ́n pé sájẹ́nà kan wà báyìí so ní ah, òun òṣọ́ òun òṣọ́ wá jẹ́nà kankan wà máa so ní fahadha yakfur ṣe rí pé ẹnu ṣeyè méjì tó ti bẹ̀rẹ̀ sí ṣeyè méjì hùn sí ó kàn sọ fún alájì ẹlápọ̀ ẹ̀tún ṣáadà sọ oye ibi tẹ́ ìdéhùn náà ni ẹjọ́ mọ́ ẹ̀tún ṣàdá sọ́wọ́n wọ́n ni fahadha yakfur irú ilé yóò di kèfèrí bí ṣákìhì pẹ̀lú ìṣe méjì rẹ̀ walau kana yusalli kódà kó máa kírun wa yasumu kódà kó máa gbàwẹ̀ wa ya'malu ma ya'mal gbogbo tí ó bá máa ṣe fa idha kò sí èméjì ń pa iman ó wà jazim kò gbọ́dọ̀ sí méjì ń parí wọ́n ni wa kana ladayhi shakkun but doubt yìí làwọn mu'tazila àtàwọn aqlaniyun àwọn tó ma ń lò láàkà ìná fi ma mú yẹn wọ́n ni torí pé àkídà àdìsọ́kàn iman kò gbọ́dọ̀ sí so nítorí pé kò gbọ́dọ̀ sí méjì ń bí àwọn nǹkan yìí so èyàn gbọ́dọ̀ ní jasmu ń kíyàn stọ́dì rẹ̀ dáadáa bá sì ní gbogbo àwọn ẹ̀rí gbogbo tán sì ń sọ yìí kalimatu haqqin urida biha batil so àwọn ọ̀rọ̀ dúdó ní but anù náà fẹ́ fi rinlẹ̀ kíyàn wá kọ́ àwọn usulul kalam usulul mantiq so that iman rẹ̀ yóò lè jẹ́ jazim nígbà fún ma sọ pé kò sí tẹ̀kìlìdì nínú iman nìyàn so gbogbo àwọn nǹkan gbogbo àwọn orísìírísìí àwọn kọ́ ìdà tí ó wọlé gbogbo àwọn ìtàlá court tí ó bá mọ̀ wọ́n ní àwọn kí ẹmọ generalize tí ó bá mú wọ́n ní fa idha lam yakun jaziman bil iman wọ́n ní tí ó bá ti ṣọ́ lórí imani tó ní o ah, òun ti gbọ́n tó tọ́ ní pé ànábì wa ṣùgbọ́n òun tún wò pé sí ẹ ṣọ́ pé sí ṣe pé ẹnìkan báyìí báyìí ni wọ́n kàn gbà pòun lànábì olóhun ti hún òun ti fẹ́ mọ́ doubt ẹ̀sìn tó lóhun òun kàtàn bọ̀bọ̀ kan náà wọ́n ló sọ́dì gan tí ìsẹ́ pé ó ti fẹ́ mọ́ jápọ̀ mọ́ra wọn ah tó bá ti bẹ̀rẹ̀ sí ṣe méjì bẹ́ẹ̀ ó di kèfèrí o so kò sáyè fún pé mọ́ yìnrin rẹ̀ gbá bẹ́ẹ̀ ni so torí pé àwọn nǹkan tó yẹ kí èèyàn mọ̀ ni àwọn nǹkan tọ́nà ọba mọ̀ dámọ́yà tí yóò fi mọ̀ ni àwọn ẹ̀rí tí yóò fi mọ̀ tó wọ́n ni ó sì ń lọ ń bọ̀ bi sihhati ma ja'at bihi rusul nípa ìlàláfíà nǹkan táwọn òjíṣẹ́ mú wá nígbà ah, òun kẹfín sí àwọn kankan tánàbí sọ òun wò pé ó dàpọ̀ need review yóò gba review so ní pé ah, òun tí òun kọ́lá olóhun tí ń wo gan bí ọdún bí ogún ọdún lòun tí ń ro bọ́n sí wáyé ah ìrùn ogún ọdún àwọn ogún ọdún so gbogbo eléyìí èyàn gbọ́dọ̀ ṣọ́ra gan so oríṣiríṣi àwọn ọ̀nà làwọn èyàn sì fẹ́ bí ma fi gbin àìní kíyàmà ní èméjì sọ́kẹ̀yàn nínú ẹ̀sìn ọlọ́ọ̀bà ìtọ́nà ọba fi ń sọ nìyẹn nínú al-Qur'an pé wala yastakhifannaka alladhina la yuqinun la yastakhifannaka alladhina la yuqinun àwọn tí wọn ò ní yaqin kí wọ́n má discourage rẹ̀ ẹ má jẹ́ kán discourage yín ẹ má jẹ́ kí wọ́n gbin iyèméjì sí yín lọ́kàn la yastakhifannaka alladhina la yuqinun so tí yẹn bá ti ń gbé ọkàn rẹ̀ kalẹ̀ láti pé ká máa ti oríṣiríṣi nǹkan bọ̀ yóò bẹ̀rẹ̀ sí máa rò pé ah òtọ́ ni náà o so àmọ́ èèyàn tó ṣe pé ibi tó ti bẹ̀rẹ̀ ilhad àìgbàgbọ́nú ọlọ́run ọba tó bá fẹ́ padà tó bá fẹ́ bẹ̀rẹ̀ ibi tó ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ṣákì yóò kọ́kọ́ máa ṣe èméjì náà wípé ah òun oní tó ṣẹlẹ̀ ní pé òun lọ òun lọ bá christian kan jiyàn so wọ́n bá christian kan jiyàn so christian wá bí òun pé ẹ̀ṣẹ́ ànábí ẹ̀ṣọ́ padà wá àwọn ah, ti rí pé ah ló gẹ́tẹ̀ òun o òun sọ fún pé ah kíni kò ní padà wá ni òun sọ fún pé ànábí ẹ̀ṣọ́ ò ní padà wá so ẹmọ̀kẹ́ so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó sì dágbére fún Islam díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó sì dágbére fún islam ṣákìní díẹ̀ díẹ̀ ṣákìní tó bá ti wá grow yóò wà di ilhad so tó wípé kílùkọ̀ tó wípé àwọn tí wọ́n ń ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run Ọba orí tán wà ní orí ṣákìní wà orí zọ́nì náà wà orí káàkà máa rùnkẹ́ ká máa rùnkẹ́ so ìmọ̀ rùnkẹ́ yìí tó ni pé àìníyẹ̀ kí ní nípa gbogbo nǹkan tí wọ́n ṣe gbogbo tí wọ́n wọ́n sì mọ́ bígbà pé yẹ̀kí ni wọ́n mẹ́ bọ̀ kò sí yẹ̀kí ni mẹ́ kò sí certainty mẹ́ so tán bá ti wá bíúdẹ̀ bíúdẹ̀ lẹ́mí ara wọn dé level kan yóò padà di pé reject wọ́n padà mọ́ reject everything tó bá ti takò gbogbo ṣákì tán gbé kalẹ̀ so in tẹ́ ni pé irú àwọn bẹ́ẹ̀ kọ́lá tí ẹ bá bá wọn sọ̀rọ̀ convince jù torí wọn ní rí kankan sọ àbóòdó sì sọ pé gbogbo ayé ìbó ẹ̀ ṣe tó yìí kò sẹ́ni tó dáa bú ní ẹni tó ní làákàyè sí sọ so yíwa ní kíníkà kíníkà a ìjìyàn ìjìyàn so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ so bọ̀ tí ìrọ̀ àwọn bẹ̀rẹ̀ bó ní àwọn nǹkan tó kéré jù àwọn nǹkan tí ò ní túnmọ̀ tó má sọ fún yẹn pé fóònù yìí ó kàn àpíẹ̀ síbi ó kàn ni wọ́n kàn ń bóò ni gbogbo nǹkan tó wà design perfectly tí gbogbo ẹ létò tí gbogbo ẹ ní bó ṣe ń lọ bóò lèyàn ṣe nígbàgbọ́ so ibi tó sì máa ń bẹ̀rẹ̀ nìyẹn kí àkọ́kọ́ máa bẹ̀rẹ̀ pẹ̀lú shak àwọn tí ò ní àmọ̀dájú nípa nǹkan tí wọ́n ń ṣe ẹwú bọ́nà bá ti sọ wala yastakhiffannaka alladhina la yuqinun àwọn tí wọn ò ní yaqin ẹ má jẹ́ kí wọ́n discourage yín ẹ má jẹ́ kí wọ́n máa gbin ìgbèkúgbì sí so gbogbo àwọn aràn kèfèrí wọn ò ní yaqin lórí tí wọ́n ń o so ìntọ́nà ọba sọ nípa wọn nìyẹn so wọn ò ní yẹ̀kín so àwọn ní wọ́n ní wakana ladayhi shakkun wọ́n ní yẹn sí méjì wa taraddudun àti kí ẹmà lọ́kún kí ẹmà bọ̀ bi sihhati ma ja'at bihi ar-rusul wọ́n ní nípa ìjálàfẹ́ àwọn nǹkan táwọn òjíṣẹ́ mú wa yaqul ó wọ́n sọ pé yumkin an yakuna hadha sahihan ó pọ́síbù kó jódodo ń tòótọ́ aw laysa bi sahih ó sì lè má jódodo sẹ́wálélì ó ti tó fẹ́ lómi láti fi gbà yẹn mùsùlùmí mùsùlùmí ní mùsùlùmí ọjọ́ kan wà tó sọ̀rọ̀ gidi nípa islam so ó ah, yin islam kí mùsùlùmí ni so gbogbo àwọn kaba yìí àìkẹ́ ẹ̀mọ̀ wọ́k islam fẹ́ni tọ́lọ̀wọ̀ bó pè ní mùsùlùmí ni o so wọ́n ni yumkin an yẹ Sheikh Saalih Al Fawzān wọ́n sàlàyé náà pé nínú àwọn nǹkan tó lè gbìyànkó ní islam ni o so nínú àwọn nǹkan tó yẹ tó lè gbéyàn kó nù islam ni kí a máa wọ́k islam fẹni tọ́lọ́wọ́ bá pè ní kéfèrí so wọ́n ni a yumkin an yakuna hadha sahihan wọ́n ni kó ma ní à ó pọ́sífù kó jẹ́ dodo aw laysa bi sahih ó sì lè má jẹ́ dodo fa hadha yakunu murtaddan an islam eléyìí ó ti dágbére fún islam walau kana yashhadu an la ilaha illallah kò bá ma jẹ́rì pé la ilaha illallah wa anna muhammadan rasulullah kò bá ma ní أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله من غير اعتقاد لمعناها لا إني أدي سكن أما يتوما ري تركو تبا يقول ني أدي سكن يتوما لا إله إلا الله ري so kò ní máa kò ní máa ṣiyè méjì nípa nǹkan tó lọ́wọ́ bá sọ nípa nǹkan tán nàbí sallallahu alaihi wasallam sọ bó kò ní àdìsọ́kàn rẹ̀ in ti sheikh Muhammad bin Abdul Wahhab sọ pé kíyàn máa ìtumà la ilaha illallah kíyàn fi ṣiṣẹ́ sí ọ̀ranyàn ni daruriyyun so ọ̀ràn yẹn nínú ẹ̀sìn Islam kíyàn mọ̀ ìtumọ̀ la ilaha illallah kíyàn wá máa fi ṣiṣẹ́ sí in tán pè ní pé yẹn jẹ́ mùsùlùmí bóòlì yóò sì jẹ́ mùsùlùmí tí ò ní mọ̀ túnmọ̀ la ilaha illallah so yóò wáyá ilẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò mọ̀ kíní bẹ́ẹ̀ sì ni mo fi ṣiṣẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò mọ̀ túnmọ̀ la ilaha bẹ́ẹ̀ sì ni mo fi ṣiṣẹ́ sí rárá so eléyìí jẹ́ nǹkan tí ṣaitọ́nù tó ti tó ti rí tànká látara àwọn èèyàn láti gbé wọn jìnà sí ìmọ̀ ìfi ìfẹ́ ayé sí wọn lẹ́mì àti ìkórìíra ẹ̀sìn ọlọ́wọ́ba àtàwọn tán sẹ́sìn ọlọ́wọ́ba èyí tí ṣètọ́nù ti ṣe fún wọn nìyẹn wọ́n ni min ghairi i'tiqadin li ma'naha walakin nahnu ma lana illa adh-dhawahir wọ́n ni kò sí fún wa àyàfi adh-dhawahiru àyàfi in tó bá hàn min al-yaqini wa shakk nínú àmọ̀dájú ni àbí ìsẹ̀yẹ méjì wà mí nàl ìmáni wal kúfùrù àti ìgbàgbọ́ àti sí kèfèrí fàhádá láyà alámùhú ìlàlá kò sẹ́ni kankan tún máa yàfọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n ni fàhádìí ọ̀rọ̀ kèfèrí àti shirk min goyri ikrar láìsí pé wọ́n jẹ nípa ẹ̀rí pé nínú mẹ́tẹ̀ẹ̀ta tí abmẹ́rẹ̀ ní sheikh sọ́rí fazan lé kalẹ̀ wọ́n ni mingoyi ikrar ibi kọlù ní kanáfi sí eléyìí ni ìkanú àwọn ọ̀rọ̀ tí sheikh islam gbà wá pé opinion àwọn olùmọ̀ni nípa ọ̀rọ̀ ikrar pèsè ikrar só wọnú inú fi'l só wọnú fi'l ikrar of course ó wọnú yẹn ti kọlù náà torípò kò sẹ́ni la ahadun يتصرف على القلب إن شيخ صالح فازان kò sẹ́ni kankan tó ní kápá lórí ọkàn ọkàn so but so wọnú fíìl so sheikh Salih Fawzān sọ pé eh, sheikh islam ibn Taymiyyah wọ́n àwọn afá mi gbà pé ọ̀rọ̀ nìkan ní ìkọrọ̀wọ̀ kò wọnú fíìl ọ̀rọ̀ nìkan ní ìkọrọ̀wọ̀ kò wọnú fíìl àwọn afá mi sì gbà pé ó wọnú wọ́n sọ pé ìtó tẹ̀sùn wọn jù ní pé wọnú fíìl wípé ìkírọ̀ ó wọnú fi'l so but ìkan náà ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni pé ibi qawlu nìkan lówọ̀ so ìkan nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ó ní pé ibi qawlu nìkan lówọ̀ so kò wọnú fi'l so uh, but èyí tó tẹ̀sùnwọ̀n jù òun náà ni pé ìkírọ̀ ó wọnú fi'l náà so in tí àwọn olùmọ̀ yẹn tàbí sọ pé ìkírọ̀ ó wọnú fi'l so uh, ẹni tán ní kó sacrifice ẹsìsìn àbí bàúdọ̀ àbí tó jẹ́ kòkòrò kékeré so tó ní kó sacrifice ẹ̀ tí kan sacrifice rẹ̀ so àwọn olùmọ̀wọ́n ma lórí ẹ̀rí pé ìkọ́rọ̀ wọnú fi'l so ní pé kò wọnú fi'l so ní pé ibi qawlu nìkan ló wọ̀ so àwọn olùmọ̀wọ́n mí so ní pé ó in tí elé tí ó fi jẹ́ pé Ọlọ́run bá subhanahu wa ta'ala fi jẹ́ kó wọ́nẹ́ nítorí nǹkan tó ṣe yìí so kódà bó ṣe pé wọ́n jẹ́ nípa ni òun ni pé nítorí pé pe pé ó yọ́nú sí kúfùrù ó yọ́nú sí kúfùrù ó sì yọ́nú sí ẹbọ tí wọ́n ń ṣe so in tí in tó fi jẹ́ bẹ́ẹ̀ nìyẹn so àwọn ọmọ mi sọ pé Ọlọ́run bá ló mọ̀ pé Ọlọ́run bá ló mọ̀ but ó wọnú fíàì sọ́lọ́wọ́ bá ló mọ̀ owónú fẹ́rin pé bóyá àwọn circumstance pé ah àwọn circumstance tó yẹ kíyàn dú fọ́lọ́wọ́ bá tó yẹ kíyàn dú sí sí fọ́lọ́wọ́ bá ní àwọn circumstance so ọlọ́wọ́ wá rí pé ẹni yóò títán láti dú fún ó sì ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́ bá so àwọn àti so qawlul kufri ọ̀rọ̀ kúfùrù wa ṣírkù àtọ̀rọ̀ ẹbọ min ghairi ìkẹrọ láìsí pé àti sọ́kàn kèfèrí wa ṣírkì àtẹ́bọ́ ẹlẹ́kẹta awil fi'l al-kufr iṣẹ́ kúfùrù wa ṣírkì àti iṣẹ́ ẹbọ awil shakku fi din iṣẹ́ méjì nínú ẹ̀sìn wa ma ja'a bihi ar-rasul àti nǹkan tí òjíṣẹ́ mú wá wọ́n ní fa hadhihi umurun wọ́n ní àwọn alamari yajibu ala al-muslimina umuman ọ̀nà yẹni lórí àwọn musulmi lápapọ̀ wà ala talabati al-ilmi khususan àti àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lẹ́sàn tí wọn kan mọ̀ lámàjínà an ya'tanu biha kan gbárùkù tí li kathrati al-fitan nítorí ọ̀pọ̀lọpọ̀ àdánwò wa shururi àti aburú fi hadhihi al-ayyam ní àwọn àgbà yìí wa li kathrati shubuhat nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrújú àwọn olùpùpù aburú wọn pọ̀ gan láwùjọ wà dọ́láàlì àtàwọn olùpùpù anù tán pa àwọn èèyàn lọ sí sínú ẹbọ tán fi àwọn èèyàn lẹ́mí balẹ̀ lórí ẹbọ àtàwọn tí wọ́n yọ ìmánì àti alwàláwà albarof lẹ́mí àwọn èèyàn nínú àwọn tán pàpẹ mara súnnà náà tí wọ́n yọ alwàláwà albarof kíyàn ní loyalty fọ́lọ́wọ́ bá ní kasoso ní nǹkan tọ́lọ́wọ́ bá subhanahu wa nítorí Ọlọ́run bá ti kásọ́sọ́ so tí wọ́n yọ lẹ́mí àwọn èèyàn tí wọ́n jí káwọn èèyàn máa rí àwọn bí aláṣejù bẹ̀rọ Ọlọ́run bá ó jábọ̀ tó bá ń pè kéfèrí o ó jábọ̀ tó bá pè kéfèrí o àbí ha ẹwà ń sọ̀rọ̀ lágbájá ẹn ṣe gíbà so ní ìdẹ́rù tí ó wọlé so àwọn olùpẹ̀kẹ̀ burúkú wọ́n ti yọ ìmánì tán lẹ́mí àwọn èèyàn wọ́n ti yọ ìmánì tán lẹ́mí àwọn èèyàn wallahi wà rí àwọn èèyàn tí wọ́n tó ti pé wọ́n ṣe bídá àkú nífà nítorí pé bóyá kan máa ń sọ bóyá ọ̀rọ̀ ìkankanú ọ̀rọ̀ òdodo àbó máa ń sọ àwọn ọ̀rọ̀ òdodo kọ̀kẹ́ bọ̀ tí bóyá ó so ẹ́sì ìrú ẹni bẹ́ẹ̀ ó kú tán in tó fà táwọn èèyàn fi ń ṣe báyìí táwọn èèyàn ń pè ní olùmọ̀ súnnà àbí nǹkan tó jẹmọ́ súnnà láwọn tó pọ̀jù láwùjọ wáyìí wọ́n ti yọ alwala walbarọ́ lẹ́mí àwọn èèyàn wọ́n ti yọ kíyàn ní loyalty fọ́lọ̀wọ̀ bá nìkan ṣoṣo kíyàn sì ní pé kíyàn jìnà sí gbogbo nǹkan nítorí Ọlọ́run bá nìkan ṣoṣo àbí tọ́lọ́wọ̀ bá nífẹ̀ẹ́ nítorí Ọlọ́run bá nìkan ṣoṣo wọ́n ti ní pé kúfùrù náà wọ́n ẹbọ náà mọ̀ strong sí yóò mọ̀ strong sí àwọn kìnnìyàn ló gbà fún wọn àwọn kìnnìyàn gbà fún wọn so wọ́n ní wọ́n dùn áàtù sú ìwà dọ́là pé tí bá ti pé àpẹẹrẹ pọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ kéré táwọn yóò mọ̀ sọ̀rọ̀ rẹ̀ àpẹẹrẹ kèéṣẹ́ tó bá wà nù kákọ́sí yìí nìkan èéṣẹ́ tó bá so kèéṣẹ́ tó bá wà nù kákọ́sí yìí nìkan lọ́lọ́wọ́ bó yọnú àpẹẹrẹ ni pé Ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ àwọn èèyàn ní eh, Ọlọ́run bá nífẹ̀ẹ́ Queen Elizabeth náà nù ẹ̀ rádùn àwọn èèyàn tó yìn Queen Elizabeth kọ́lá àwọn ẹlòmí tún wọ́k Islam fún so àbí ẹ̀ẹ̀rí kọ̀dọ̀dọ̀wí ẹbá sí kọ̀dọ̀dọ̀wí kú ẹ̀ẹ̀ mọ́dún àwọn èèyàn tó rí twitter lórí Twitter hundreds of thousands ló mọ́ rí twitter lórí Twitter so àpẹẹrẹ pé kọ̀dọ̀wí èèyàn rí náà ní pé Ọlọ́run bá yọ́n sí ni

ẹ̀rí dáadáa kí yẹn sì sọ́dẹ̀ rí dáadáa àwọn èèyàn kú gan táwọn èèyàn yìn gẹfà kódà yìí tó ẹ̀ gbajúmọ̀ jù lásìkò torípá burú náà pọ̀ sàbúrú náà pọ̀ àìmọ́ yára burú tí ó kú táwọn yóò sì túnmọ̀ gbé ga tí wọ́n yìn láti bí dé gbogbo ayé so sápẹẹrẹ wá ní pé ó jẹ́ ní tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ ọdún èèyàn gbọ́dọ̀ sọ èèyàn gbọ́dọ̀ sí ta ṣe kí ni inú ìyà ló wà àbí kí wọ́n sí tàà ní pé Ọlọ́run bò nífẹ̀ẹ́ rẹ̀ èyàn gbọ́dọ̀ lálọ́wọ́ bá lọ́wọ́ èyàn gbọ́dọ̀ sọ́ra gan káwọn eh, àwọn aláìníkan sí tẹ́mọ́ tíyàn sí apá kejì èyàn gbọ́dọ̀ sí tàà lé lórí Ọlọ́run bá kódà kíyàn mọ̀ pẹ́ ni yìí ẹni ọ̀nà ọba ló máa ránà rí but in táwò fi máa bá lóní in tó yẹ káwà fi máa bá lóní in tó yẹ ká máa fi bá lóní kìí sàpẹrẹ ara àti ara so kìí sàpẹrẹ ara àti ara so eléyìí ni pé nínú kakọ́sì ní pé kìí sàwọn tó wà ní kakọ́sì yẹn nìkan ọlọ́run bó yọ̀n sí ní pé kò sẹ́ni tí ó kú ní pé kò sẹ́ni tí wọ́n wà ìgéǹsì rẹ̀ náà tẹ́lẹ̀ torí pé torí kò sí kò sí ara wọn èèyàn kọ́nà ẹ̀ nínú àwọn kákọ́sì jẹ́ náà ara wọn èèyàn tí ò ní gbà jẹ́ náà so wọ́n sọ ẹ̀sìn di bí politics ẹ̀lẹ́kùn ẹwọ àwọn bí wọ́n politics àpé gbà fún mi yóò gbà fún inú àbí gbogbo àwọn ẹran dẹ̀rẹ̀ dẹ̀ yìí tó bá sì yá wọ́n sì tún gbé wọn sókè pé àwọn làfáà aládìsí ẹ̀rí pé ní táwọn èèyàn fi ń gbádùn irú àwọn tán sọ náà nìyẹn ẹ̀rí pé gbogbo àwọn tí wọ́n ń tan irú ọ̀rọ̀ ń ká àwọn tí wọ́n tako súnnà nábì àwọn tí wọ́n ní súnnà ṣe àbáwọn tí wọ́n jẹ́ tí wọ́n ti tẹ̀rì sínú bídá so wọ́n ma tẹ̀rù wọ́n ma tan ọ̀rọ̀ ń ká dáadáa pé wọ́n ah òun sheikh sheikh òun sheikh sọ yìí so oríṣiríṣi honestly àfáyè mi gbà pé oní falsafa tán ma ń fi falsafa sọ̀rọ̀ gidi gan àfáyè so kìí ṣe pé bóyá bí aládìsí kan àbí nǹkan falsafa ẹ ma wo àwọn àlàyé ọlọ́pọ̀lọpọ̀ gbà falsafa pọ̀ gan ní ọ̀rọ̀ àfáyè gan kí ẹ ma lo philosophy pé kíní kan jẹ́ mú tí ó fi wáyé ọwá fọ́nsìn wọ́n ma ti falsafa bọ́nú ara wọn ma ń sọ fún ṣe ẹn tán pè láfà aládìsí ni so, pé ma lo kíní pé ká ma wá lo ọgbọ́n ma ṣe kíní a ló débi pé káfà ìfẹ́ sàlàyé ìdájọ́ tó kéré jù lásán yóò lo philosophy bẹ̀ ìdájọ́ bóyá mọ́ jẹran kíní kan afá yóò lo philosophy bẹ̀ ìrọ̀ ìyìn náà lọ sọ pé democracy tọ́ sẹ́wọ̀n kan so wọ́n sì gbà pé ah, àgbàfáà so uburu àwọn kẹba yìí wàdùn àti sú ìwà dọ̀láàlá àwọn olùpẹ̀pẹ̀ aburú ti pọ̀ gan láwùjọ wa àwọn olùpẹ̀pẹ̀ anù so tí wọ́n ń jí kí alwàlá albarọ̀ kó mọ́ wíkì lẹ́mí àwọn èèyàn àdánwò ní ọlọ́wọ́ subhanahu wa ta'ala fi àwọn ènìyàn ṣe gan ni wọ́n sì ń jẹ́ àdánwò fáwọn èèyàn ẹ wá dúró aburú tó ti jẹyọ látara nǹkan irú àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí gan lásán wípé wọ́n kàn yíyàn wọ́n yí ẹni yìí lọ ẹni tó ti pípà tó wà láyé kò yé mú kò lè má lọ maulidi kò lè má lọ maulidi kò lè má lọ àwọn ìnáwó ìjòkó bídá orísìírísìí àwọn karọmọ́sì ló múnà fi rinlẹ̀ àwọn karọmọ́ tó yí pé kúfúrú sọ̀rọ̀ ní síhìrù so orísìírísìí náà àwọn tí wá ẹ̀rọ ọlọ́ọ̀bá ni wá in tó sí ìhàn tọ́lọ́ọ̀bá ní ká máa fi dájọ́ láàmà fi dájọ́ pẹ̀lú yẹn ah, ẹni yìí mo ṣe rí ni àìgbọ́kànyí àwọn èèyàn àti ìfẹ́ káwọn èèyàn gba in tí wọ́n ń ṣe ló ń kó bá wọn wọ́n ni fa'ala lil muslimi wọ́n ni ó dọ̀nà yẹn lórí musulmi o an yahtamma nínú àwọn nawaqidu islami àbí àwọn usulu ridda so inshallah ibi ta ti dóni kọlọ̀ bá subhanahu wa ta'ala kó jẹ́ kí ìta sọ kó ṣe wá láǹfààní kọlọ̀ bá kó jogun ìmọ̀ tó yẹ kòrò fún wa ó sọ wa níbi àwọn olùpẹ̀pẹ̀ aburú tó wa tí wọ́n dí àwọn èèyàn níbi ẹ̀sìn Ọlọ́run tí ba ẹ̀sìn jẹ́ tí wọ́n sì ń jẹ́ kí tí ó sí nínú kó máa dàbí gbà kóhùn gẹ́gẹ́ rẹ̀ sí ọlọ́wọ́ bá lójú àwọn èèyàn tí wọ́n ń jẹ́ káwọn èèyàn fẹ́ rẹ̀ tí wọ́n ń pe àwọn èèyàn sí so hada wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Wa jazakumullahu khairan. Naam, so wọ́n ní tí èyàn bá ti sọ ọ̀rọ̀ tí ó lè gbéyàn kó nù Islam ó wá kábàámà rẹ̀ bó ni yóò sì tún ṣe so èyàn ti sọ ọ̀rọ̀ tí yóò gbéyàn kó nù Islam èyàn wá kábàámà rẹ̀ so báwo lè yóò ṣe padà wá sí Islam èyàn padà wá sí Islam pẹ̀lú pé èyàn ó sì tauba èyàn ó sì tún kẹ́límà ṣàhádà wí tí èyàn bá sì ṣe lè gbogbo ẹ̀ṣẹ̀ yẹn yóò padà fún yẹn gbogbo nǹkan tí èyàn ti sọ yóò padà wá fún yẹn so gbogbo sẹ́tẹ̀ yẹn ti ṣe síwájú yóò padà wá fún yẹn so eléyìí jẹ́ ìdí tó ṣe pé èyàn gbọ́dọ̀ máa wí gbólóhùn kalimatu shahada lọ́pọ̀lọpọ̀ ọgbà alónìlọ́kọ́ yìí mú sọ wọ́n mú fáyídà yíwá nínú àwọn fàwáyìdì pé kí ẹ̀mà sọ kalimatu shahada àti pé yí tó fi pọ̀ jù nínú àwọn adhkar annabi sallallahu alaihi wasallam so lè kún pé tajaddudil iman kí ẹ̀mà tún imaniya rí ní òfọ́lọ́wọ́ ba so kí ẹ̀mà tún imaniya kí ẹ̀mà kí ẹmà tún rí ní fọ́lọ́wọ́ bá torí pé àwọn sálàfù sọ pé ní pé ìmánu fa iná ìmánu yẹ́bìlú so ní pé ìmánu ó ma ń gbó gẹ́gẹ́ bí aṣọ náà sí ma ń gbó so ìmáni ma ń gbó gẹ́gẹ́ bí aṣọ náà gbogbo náà sí ma ń se náà sí so tí ìbá wá rántí dáadáa specifically so kíyàn kíyàn sí kíyàn túbá ń bí ìyẹn gẹ́gẹ́ specifically kí ẹ̀ wá tún gbólóhùn kẹlimatu shahada kí ẹ̀ wá tún sọ èyí tí yóò bá wọ́n rántí specifically àdúrà tán nabi sallallahu alaihi wasallam ma ń sọ òun ni pé allahumma inni a'udhu bika an ushrika bika shay'an wa ana a'lam wa astaghfiruka mimma la a'lam ní pé mo wá foríjì ẹ mo wá ìsọ́dì Ọlọ́run bá níbi pé kí n ṣe ẹbọ pẹ̀lú so in tí a fi ní bùkátà sí taubà gbogbo gbà nìyẹn kí ma túbá lọ́dọ̀ Ọlọ́run bá pítọ̀ kí àwọn nǹkan tí mo ti ṣe tí ma Ọlọ́run bá dákun foríjì mi o èyí tí yẹn ṣe tí yẹn kọ́nà bá kú foríjì yẹn o torí àìmọye àìmọye gbà tó sì pé bóyá àwọn nǹkan mi tí yẹn ti sọ bóyá àwọn nǹkan mi tí yẹn ti ṣe bóyá àwọn nǹkan tó ṣe pé kúfùrù ni o so but tí yẹn bá jẹ́ ẹrú tó ma ń jọ́sìn fún Ọlọ́run bá tó ma ń ṣe àwọn adkar ma ń wá so gbogbo ilé yóò ma fọ́ dánì yóò sì ma jẹ́ in tí ó ma báyàn rí nínú ìmáníyàn so wallahu alam so sí kò sí bèèrè mi wa alaikum assalam wa rahmatullah wiswas ni hmm. so wiswas àwọn olùmọ̀ pé àwọn maratibu àwọn nǹkan tá a máa ń nílẹ̀mí bí maratib mẹ́rin àbí márùn ni so ní pé maratib mẹ́rin àbí márùn ni àwọn nǹkan tí a ma ń nílẹ̀míwa al-khatar ní pé khatar in tó kàn ń jáwáyàn tó ma ń wá síyàn lẹ́mí lásán so ẹlẹ́kejì ṣe ó tún ní kan lẹ́kan so lẹ́yìn náà alham so àtorísìírísìí bẹ́ẹ̀ so tí ẹ bá ti ṣe pé ó ti kó hammu sínú àbó ti délẹ́vù shak oye tí ó bá ti dé torí gbogbo gẹ́bà ó ti ṣe pé àwọn sẹ́tà ma ń ṣe marọ́tìbù náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tàà ma ń rò lọ́kàn ó ní lẹ́vù bó ti ma ń strong sí so àwọn kankan wà ordinary wiswasi ni kò ṣe tọ́wọ́n kan ma mí síyàn lẹ́mi ni kìí ṣe pé wọ́n gangan ti gbà wọlé kìí ṣe pé yàn gangan ti gbà wọlé so ṣe tọ́wọ́n kan ma mí síyàn lẹ́mi ni pé à orí ni tí wọ́n náà wá pé ẹnìkan wà tán pè láàrín nẹ́bí mọ́mọ́ tó tọ́ ni tí wọ́n náà wíṣíwáṣì nìyẹn so wíṣíwáṣì nìyẹn so in tí yíò sì máa ṣe níbi ilé ní pé èyàn máa ṣe kíni èyàn máa wáṣọ di lọ́dọ̀ ṣetán so èyàn máa wáṣọ lọ́dọ̀ ṣetán so in tí ó wà ń pa yẹn nìyẹn so level shark ìgbà tí ó dé level shark ni pé tó bá ti di pé ìmọ̀ téèyàn fi ń jọ́sìn fọ́lọ́ ọba nìyẹn irú mọ̀ téèyàn fi ń jọ́sìn fọ́lọ́ ọba ni shark so ó ti di irú mọ̀ téèyàn ní nìyẹn oye so irú mọ̀tíyàn ní èsè yaqini wọn irú mọ̀tíyàn fi ń jọ́sí fọ́lọ́wọ́ bá ń sì báyìí òní ṣákì so ìgbà yẹn ni ó tó dìbẹ̀ so wallahu a'lam so ẹjẹ́ ká dómi báyìí so kọ́nà bá kó ó ṣe ọ̀nà fún wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta